àásàdúwà fún wọn àwọn náà sàdúwà ṣùgbọ́n tó jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí kan síwájú mú ní àlàyé kan bí ẹ̀ mo sì tún ní àdáyìn àdúwà fún àwọn ìyá wa ìyá àdínà rí ẹ̀ẹ̀kan wọ́n wá tíjọpọ̀ padà gbogbo wọn ni àwọn tí wọ́n farabalẹ̀ gba àdúwà náà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀yọ́ ma mi nínú Islam àtẹ̀yíjẹ́wà nítòsí àtẹ̀yíjẹ́wà ní jìnà ó yẹ kí n ṣàlàyé ohun díẹ̀ kọmọ̀ bà jẹ́ pé ẹlòmí ò gbọ́ wáyé ẹlòmí ò ní gbọ́ wáyé ṣùgbọ́n dọ́jọ́ bí ó sọ tí ń bá sọ ní ò tó yí ẹlòmí tí tó wá ṣàdúrà fún gbogbo àwọn tó wà níkàlẹ̀ látorí ajítájú kí látàárọ̀ láti bá ń bí àlàyé tí mo fẹ́ ni pé tó bá tàbí ń bẹ̀rẹ̀ gẹ̀jì mà sí níṣẹ́ ni amendment yóò máa wọ̀ ọ́ ìyẹn lórí ìrìn àjò tèmi ọmọ fẹ́ sọ fún gbogbo ẹ̀yin tí ẹ̀m fẹ́ràn wa nítorí ọlọ́run bẹ̀rẹ̀ látorí ọmọ kéwú àtọ̀rẹ́ àtẹbí àtàrá àtàwọn àpá mi náà àtàwọn al'ummar islamiyya ẹ̀ẹ́fẹ́ rí mi níbì kan kí n jòkó ń bẹ̀ ẹ̀ẹ́fẹ́ ká wá fún àwọn assignment kan tàbí program kan tàbá ni mo sì fẹ́ ń bẹ̀ tàbá mọ̀ fẹ́ kó wá nǹkan ká fi yí ẹlòmí àwọn tí sì wáyé kí n sàlàyé pé bọ́rọ̀ bá rí báyìí èyí sàwà lánira náà ṣùgbọ́n tó bá tó wá di pé ń fẹ̀ sí ẹ̀yìn lẹ́mọ̀ pàdó àràn wá lọ́wọ́ lẹ́nìkan bá wá pé mo fẹ́ kó mọ mo fẹ́ sí ìyàwó mo fẹ́ sílé mo fẹ́ sí ṣíṣe rere kan mo fẹ́ rí yín níbẹ̀ nítorí máa ń sọ fún wa ní pé ẹjá àjọ pẹ̀lọ́un kọ́lọ̀ tọ́lọ̀ mọ́ sí bó ti fẹ́ ó lè mọ́jẹ́ tẹ́lẹ̀ aburú o kọjẹ́ dáadáa náà ni dáadáa kan tó máa kọ́ọ̀sì dáadáa kan nígbàtí ẹ bá pé ẹfẹ́ rí mi ń bì kan nísìnyí táàfáà mi bá lóun fẹ́ lò mí gẹ́gẹ́ bí mọ̀dúrò lọ́mọ́rkẹ̀ẹ́ kò ní lè ṣe example ni ẹ àbíkọ̀ jẹ́ bẹ́ẹ̀ mọ̀lẹ́bí wá ní afẹ́ rí ọ tó sì jẹ́ pé wọ́n fàáyè wọ́n pẹ̀lú ẹ̀ láàyè àgbàlagbà òṣìṣẹ́ ká dábà níbi lóhun ilé náà láti kó ẹ̀sọ́ ròde ọ̀pọ̀lọpọ̀ orú ẹ̀nà láàfi àwọn àfá kan bí pé ọya àfá wálì àfá ìdí kan sí ìdí kejì inú ètò ọlọ́run yóò mú àìlèdébẹ̀ wá tí ìṣe taburú bí gósùlù lápẹjúwe mi káwọ́nà títí títí títí tó búlọ́kì bí kan búlọ́kì bí kan búlọ́kì ti fẹ̀rẹ̀ sẹ́bì mérí wọ́n fẹ̀rẹ̀ tó má kíwù mérí báà tí ń bí tí wọ́n pẹ́ sí tọ́nà ń pọ̀ sí ta bá lóde mẹ́rin lójúmọ́ àbí márùn-ún ẹ bá fura sí ẹ̀rí pé ẹni tí ó lòdé márùn-ún kò ní ìsinmi ìṣẹ́jú mẹ́wàá bìkan ọdúnkọ́ tó kó bìkan yóò tún síbò mímọ̀ tó tó kó bìkan yóò tún síbò mímọ̀ tó tó ṣe ká má jẹun látàárọ̀ dalẹ́ máa bá sì lò òde kan ààyọ̀ tó tọ̀hún lọ́rùn àájòkó tì yóò máa gbówó ẹ máa wọlẹ̀ rọra wọ́n kọrin kìwá bí wọ́n tí máa ń sàpọ́nlé wa àwà pẹjá bọ́bí kan á jẹun á sọ̀rọ̀ ọgbọ̀n ṣẹ́jú àìsẹ̀wà bọ́ta ákọ̀ọ́bẹ̀ akọ̀rílẹ̀ ẹ̀dàkùn èyí mọ́sílẹ̀ àbí mọ́sílẹ̀ wa ó làbọ̀ mí ta bá débò mí náà à ń délẹ̀ báyìí àgbà mọ́kífóònù ni afẹ́kọ́ náà lejò ẹ̀fà yúntì nítorí ká mọ́bà tó sẹ ẹlòmíì ṣùgbọ́n àfẹ́ sẹ́yìn à ń torí ẹ̀sẹ̀ ara wa ló tí wọ́n ń pọ̀ tó wọ́n tó wọ́n padà ń já sí pé à ń tó ń fẹ́ ẹlòmíì náà tún ni látara báyìí bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ kéwú àbẹ́ jẹ́ olólùfẹ́ àbẹ́ ẹjọ́ rẹ̀ áfẹ́kẹ́ dákun kẹsì tí tí wọ́n ń pè wá láàfá àtàntí wá síwájú kàfà kọmọ́ ti bẹ̀rẹ̀ wà láfíà mi ọgbọ̀mìye púpọ̀ ọgbọ̀ mc kọ́ nílọ yẹn ẹ̀dá padà wá Ibrahim Ibrahim kọmọ̀wọ̀ abẹ́ ẹ̀rí báhùn afá kọmọ́ rúgbọ́mìye débi pé yóò sọ fún pé bàbá àti mú déjì ọ àti ti fọ́kọ́ yìí sí kọ́dà fọ́tò yìí níwà ń bẹ̀ kọ́dà yìí mọ̀ pè àmẹ́ni ẹbá ti rán wá ẹjọ́ mọ̀ bọ̀ wá yọ́ wá ṣe ń tọ̀hún lálejò ju kéèkéèkéè ó jòkó lọ àbájá mi bẹ̀rẹ̀ alẹ́kọ̀ọ́ ọ́dá ó sì kẹjọ́ kan bà mí lẹ́rù mo ti ṣe prógámù sí ṣe mùsábákà ṣe mọ́ sí lọ́dọọdún ó sì gbé kọ̀mpútà lé wọn lọ́wọ́ àdíjírin àti gbogbo ẹ̀ kí ì sí ń jòkó àti fún àwọn àdí mẹ́ta ìdí àkọ́kọ́ gẹ́gẹ́ bí kádàrà Ọlọ́run tí ń bá fẹ́ wá bí kan tẹ́ bá rí ní ẹmọ́ rògbá ẹnìkan ń tọ́jú gbà bàbá bẹ̀ bá wá ó sì bẹ́ ń bá lúwa rẹ̀ jà ní wọ́n mọ́tẹ̀lé yìí kí wọ́ bá ti jà káni rẹ̀ ti dá pẹ̀lú wa kò sí kankan tí kò sí ń tá sí táyé ò ní sọ̀rọ̀ tẹ́lẹ̀ kí lọ́fà èyí ṣe ti fáàrí o ṣùgbọ́n a ti láwọn táàpì ṣiṣẹ́ kí lè lóò ti kàrà wùn sí ní àbá pààrà yóò pòórá ẹnu bàbá sí wà sáà ní ti máa ń gbọ́ dídàmú bá pọ̀ púpọ̀ jù fún èèyàn ó yẹ kí èèyàn mọ̀ pé mo ti ní irinṣẹ́ gbogbo afá tó wọn tò kí láti táwọ̀ àrànbò kàkàkàtà ní jẹ́lò ní ọ̀họ́ tàláfíjọ́ ẹbá pẹ̀wà lóde ní ẹni ẹkẹni tàà bá ti gbé lágbájá ní ẹ̀jẹ̀ òtò yìí ẹbá ti fàbùkù ó ń tàn olúwa rẹ̀ náà lẹ́ ṣe àbùkù fún ìfẹ́ mọ̀ hàn lára ẹni tàà bá rán sí àbẹ́ni abá pé lọ jíṣẹ́ mi ẹlẹ́ẹ̀kẹta tí jẹ́ kí ọmọ sinmi wọ́n ni pé àwa nìkan kọ́ lọ ń dáyé fún bẹ́yà bá pẹ́ntà kò ní mọ̀nà lé mọ́ bẹ́yà bá pẹ́ntà kò ní ṣe kí ni kò ní mọ̀nà lé mọ́ bẹ́ẹ̀ ni ilé ni ọ̀dọ̀ ọlọ́run kí ṣe dáti zuhóòrì kàfáhù ọfí ibi tó jìnà nítorí kí dáwà lè délẹ̀ bára lé bá pè wá ábàbára tí dákùn yọ dáwà ará àtà pè wá kọmọ́dàbí ẹni pé àrántà nígbà náà bí ń bẹ Mádínà tí ó kó tí èdè táífà tí èdè dé abáta tí èdè dáwà ò débẹ̀ àtìgbà tó débẹ̀ náà ni dáwà débẹ̀ láì fi kàrà wọn owó a ń lọ bòmí tó jìnà tàà náà látún náwó tàà tún náà látún pé tébí ó tún pa wá a máa jẹ́ kí dáwò débẹ̀ nítorí pé àjòkó nlé ọmọ yóò ha jìrì fi sabilillah jẹ́ jìrì fi àbdì mọ́ra gaman kasiran wọ́sá kọlọ̀n ti bẹ́ẹ̀ fún wa mẹ́tẹ̀ta nù ọ̀rọ̀ kejì tí wọ́n fẹ́ sọ kí n tó sàdúrà fún àwọn ẹ̀yà wa tí wọ́n ń kalẹ̀ wọ́n ni pé fàájì tí àwọn ni àbódòdó ni ẹ jẹ́ kí

Àwọn ẹ̀rẹ́ ti dìde wọ́n náwó, wọ́n ti máa ní Àìsà náà ni ìyàwó ànábì ìjọ ohun tó lè pé kí ló ṣẹlẹ̀ yìí. Àwọn tí wọ́n bẹ̀rẹ̀ náà Àìsà ni wọ́n. Tí ó ti níwá lọ nígbọ̀ mọ́rẹ́jì dé tí àti Súlé ọmọ Dáúdà sì ní mẹ́sẹ̀ à, mọ́ta ni, mọ́ta ni, ọ ti parí. Ọlọ́jà rí àwọn bá tán, èyí tí a ṣe yìí, àwọn ìyàwó náà ni wọ́n bẹ́ǹkàlẹ̀ yìí, wọ́n ní ọ̀tọ̀ ni a bímọ, ọ̀tọ̀ ni a bí a mọ́. Ọlá pé wọ́n jẹ́ a bí a mọ́ ló jẹ́ ká ẹ̀fáwọn bímọ mi àwọn yóò nígbà rárá lójú agbóná ni wọ́n ti mọ ọdún dúró kódà wọn nílè dìde mú wá kódà owó dọ́kẹ̀kọ̀ dọ́kẹ̀ àmọ́ tó rẹ́rìn wọ́n ti dáadáa sọmọ náà ọ̀pájínẹ́sì ẹ̀kálukú àbá àtọ̀mọ́rù sọ̀rọ̀ àbá àjánù àbá ọkọ ìyàwó sọ̀rọ̀ àbá sílẹ̀ ọmọ ọkọ ìyàwó sọ̀rọ̀ Sọ̀lọ́ alánàbí yẹ̀lkẹ̀rí, àdúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Àbá tó ní ká bẹ̀rẹ̀ ìjókòó náà pẹ̀lú Bísmìlá, tọ́lọ́n sì ní kó máa parí lọ pẹ̀lú Alhamdulillah ìbó ti ń lọ yìí náà. wa ọlọ́nkọ́wà lọ́rẹ̀ mímí. Àmín ọlọ́nkọba wa ṣàlékún àlàáfíà ìfọ̀kànbalẹ̀ ìfọ̀yàbalẹ̀ àlékún dáràjà ọlọ́nkọba ṣe fún alfarq alamnabi bàbá wa dámi sórí ilẹ̀ ló ń bọ̀ àwa fi tọrọ fún gbogbo ìjókòó àwọn àfá lọ́tún àti ní àlàáfíà àti gbogbo ẹ̀yin iyọ̀ ayé tí ẹ wà níjókòó ẹ̀yin ìyàwó bẹ̀rẹ̀ láti orí alájà mọ̀dínàtù àbẹ̀bí èmi nìkan náà ni mo tó pè bẹ́ẹ̀ mo kí mo wá fi kí àwọn alájà wa oní tọ́kì àtẹ̀yìn àtọmọ yìí mú kí yín papọ̀ ọlọ́run abámi sanyí lẹ́sàn rí èyí tẹ́ wá ń ṣe yìí àwálẹ̀ ṣe fún kì í ṣe àfá Adam kí wá ló ń dá báyìí ọlọ́run jẹ́ kíta àwọn tiwa náà dá albarka ọlọ́run nabi mo fi ẹnu bàbá wa Shehu Daud Abdulmajid alfanla mo fi wọ́n dúpẹ́ fún gbogbo yín ẹ̀yin olóyè

Salamu alaikun warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ọlọ́run ọba ogbẹ̀. Àmín. Lọ àrádínà látàkátínà ha ẹ́ndàná oṣùwán. Ọlọ́run ló ń gbẹ̀. Ah! Ọlọ́run tó bá wà wọ ọlọ́run àti ìtàwàdà láàrin ara wa. Ẹ̀ràwàdà ìtàṣì màá bóò tọ́ ni pé àná ọlọ́run sọ bá sọ wá mọ́ra ìmọ̀ àtàmú mẹ́ta ìwọ́ àbájú náà àálẹ́rọ̀ túlì ní nítorí ìlúmì nínà ọlọ́run tó bá mú dáadáa tọ́mọ̀ Mẹ́lọ́rọ̀ aláwọ̀ sí fi tẹ́lẹ̀, mẹ́ ní àrájá ní, mẹ́ ní ìyá Ṣùgbọ́nà láì, méjì, ìyá Amẹ́ríkà, mẹ́ta, alájá ti sí náà.

bàbá bàbá tèmi lọ́sọ̀rọ̀ tán èmi nílì ìsọmọ abújọ́ tàkó tí bàbá bàbá rẹ̀ bá sọ ìhìdìná ṣòrátàlì mọ́tàkì ṣòrátàlẹ̀zínà àlè àmta àléhìn lọ́ríkàlẹ̀zínà àlè àmàlọ́wọ̀ àléhìn minan nabiyina wasiddiqina washuhada wasalihin wa Ọ̀rẹ́ àádọ́ ti mítínì pẹ̀lú àwọn ẹ̀yà wa. Nílé, àwọn ànígbọ́n tàgbàǹgbà torí àwọn alájà tí ọmọ náà tó sọ̀rọ̀ ó kọ́rọ̀ gígẹ́. Nadia, tó ọlọ́njọ́ lálùbárkà. Ó fi jòkó dáwà lára yá, wọ́n wá fíra rẹ̀ tàfà. Àárànjọ́ ah, fi, é, lè sí, ọlọ́run ní dáadẹ́bì gbogbo àwọn ọmọ záwíyà lápapọ̀ ọlọ́run ní dáadẹ́bì àtọkùnrin jẹ́ bẹ́ záwíyà àtòbìnrin ọlọ́run jẹ́ lálùbárkà ọlọ́run jẹ́ kí ní yóò tún ọlọ́run ilaha illallah ọlọ́run náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah bí wọ́n bá ti ẹ̀ tí ìyẹn sẹ́lòmí yóò ní àẹ́ta ti ní sọ̀kan bẹ̀rún ẹ̀ẹ́rẹ́ni bẹ́ẹ̀ fẹ́ fi wéwé ni Ọlọ́run tí ọba ti wájẹ́ ọlọ́run ní bàjẹ́ lónìí, ní lọ́la. Apára sórí ẹ̀yìn, iná tẹ̀yìnáka fún náà di àti ìwà àyókù ẹ̀. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر àwọn yàwà tí yẹ wà níkàlẹ̀ bí ẹ ti ṣe ẹ̀yẹ fún ìsìlámù yìí sákùnjẹ máa rí wọn kan ọjọ́ wá lójú gan látorí ajamadina ni wọ́n jẹ́ onílé fún àbá adam nínú ilé náà wọ́n ń gbà wọn lálejò dáadáa gbogbo wọn ní gbogbo gbà kọ́ọ̀dà bá lájamadina náà bá ń afáàkọ̀mọ́rù wọ́n ròyìn ọkùn púpọ̀ àtàwọn alájà náà àti gbogbo àwọn ọmọ àti bẹ́ẹ̀bẹ̀ wọ́n wá bẹ̀ lórí ajá màdínà fi kárí gbogbo ẹ̀yí tí ẹ ṣe jòkó yìí ní ayẹyẹ báyìí tí náà fa Adamu fi ń dọ̀ tí mo ti wá náà fi ń dọ̀ ọlọ́run nípa inú jẹ́ tó bá gbà yí mú tó jẹ́ ti halali àwọn wà sí fún yí àwọn ọmọ yí ọ̀rọ̀jẹ̀ wọn lálùbáríkà kọ́wàdórí gbogbo ẹ̀yìn tẹjọ́ kùnrin látòrí ájìtájì ọlọ́làbí gbogbo àwọn tó ti lọlé gbogbo àwọn tó joyè gbogbo àwọn tó jẹ́ oyè àdínì gbogbo yí náà pátápátá ọlọ́wọ̀n rẹ̀ dáyé láàmú àwọn afi ọlásìkò yí bẹ́lọ́hun fún Ádámù náà ọlọ́njẹ́mi rẹ̀ Ajá wa Rizkiya, Ajá Khadija, wọ́n yá kárí gbogbo àwọn ọkùnrin Abdulhafiz àti ẹ́ àwọn àbúrò Muhammed àti Abdulhafiz àti Abubakar àti Abibullah àti Bilkis àti Halima Sàdíyà gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtẹnitá àwọn ti dákọ̀ àtọmọ ọmọ tó jẹ́ tó Hassan ọlọ́mọ balẹ̀ náà jẹ́ láíláí. Àmín mọ́bọ̀dẹ̀ náà jẹ láíláí wọ́lá nǹkan kan tàà fẹ́ kí gbogbo wa wà dà níyàn nísìn gbogbo àwọn afọ́ anúrù Islam abáàzù mẹ́lá náà ti kì ń jẹjọ lọ́lọ́gbẹ́ ẹ̀yìnbẹ̀ símbẹ̀ lísìn náà tó símbẹ̀ ara àwọn àgbẹ̀ríta wínú wọ́n kọ́kọ́ bẹ̀ nìkan láti rí òun mọ́ sọ wá ní ẹ̀rìnlẹ̀ ń bẹ̀ Níwọ̀n wáyá kí ọ̀wá jẹ èrí ni rárá ní ah, àà ẹ̀dàkùn bó ṣe tẹ́jú kan. Àbáyà yá dìímù ní wọn bínú bá wọn. Kọ̀wá bínú bẹ̀ mọ́ ní ìdí òun ẹ̀dàkùn kọ́nà tẹ́ yọjú rẹ̀ padà. Ìwàdúwà ni Níwàdúrà sí ìdàmú ní dálẹ̀ fẹ́ni tí Ọlọ́run bá gbà fún. Àmá yóò jẹ gbádùn kan ọyájá ìgbàgbé ìmìlọ. Gbogbo oúnjẹ fẹ́ràn wá torí Ọlọ́run níbà inú jẹ́. Ìkan yóò sì níbàjẹ́ yóò máa dáa sí Ọlọ́run ọlá sẹ́kà Ádámọ̀ sí láìrà lóòrùn. قال بابا حبيب الله آدم غزالون قال بابا صفي الله كمال الأدبي قال بابا شيخ كمال الأدبي قال بابا لبجي قال بابا سنوبي قال بابا مفجر جيس Ọlá bàbá Khalifa ti mẹ́mẹ́ Khalilullah. Ọlá gbogbo àwọn ìkàn láàyè àwọn ẹni Ọlọ́run nílọrin, níbàdàn, sábẹ́kúta, Ògbómọ̀ṣọ́, ní Ṣakí, ní Kìsí, ní Ṣẹ̀yìn, ní Kìrún, lẹ́dẹ, lÉkòó, gbogbo orí táwọn ẹni ọlọ́run wà àfọlá àwọn ọ̀bẹ̀ lọ́run àdúrà tafẹ́ ṣe fún ọlọ́mọságbà káàkùgbọ́ tẹ́wọ́ kọ́dà níyàn tẹ́mbá tí wá rí tán àwọn àfáàjẹ́ ń sàdúrà sí wọ́n sàdúrà sí ìwẹ̀ ìjẹ́ náwó ọlọ́run jù fún yóò ilé ẹ náà ni wọ́n wà ń kalẹ̀ tí wọ́n ń táwọn wíwùn kan ilójú wọn àfáàdámù sọ̀rọ̀ dáa tọ́bá ẹgbẹ́ wọn dáa kò ní jẹ́ wí ọlọ́run nǹkan yọ́ mọ̀ pẹ̀ sí orí yọ́ mọ̀ pọ̀ sí ọgbárí àwọn ìyàwó àwọn àpá yóò náà ọ̀rọ̀lá ilaha illallah ugbẹ̀ yìí ni ó tà ọlọ́mọ gbàdúrà yìí àwọn mọ̀kàdàmọ́n ọlọ́mọ gbàdúrà yìí àwọn ribaj ọlọ́mọ gbàdúrà yìí gbogbo mọ́ríkàsì lápapọ̀ lọ́mọjì ó bàjẹ́ o mọ́dọ̀ ẹwọ mọ́ríkàsì kí ń rí ọlọ́njẹ́ ọmọ ọpọ̀ sí ọlọ́njẹ́ ọmọ ọpẹ̀ sí bàbá ara àwọn kan lọ sí káírò ń jò ní ìwọ̀n bẹ̀m̀bẹ̀ báyìí àwọn alákọ́kọ́ lọ́jọ́ wọn àná látàrí bàbá sí fáradẹ̀m ọ̀tí wa náà wá ta ẹ̀yìn tó wá náà tó dá ti tún gbàbúrò agbàbúrò agbàbúrò àwọn tó lọ iná ọlọ́jọ́ ọba dáadáa dé wọ́n fi wọ́n sọmọ̀ dé ìrùlọ kọwú alánẹ́bìlẹ́dọ̀ ọlọ́run gbogbo olùmọ́rìkà bàbá gbogbo gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n fi kárí gbogbo olè kí ó tún ní gbogbo olùkíbi ní Nigeria àti other country ọlọ́mọ́sàlọ́ àkàdọ́ta sí bákan náà ààyè yìí náà ni àbáwà ìmọ́mù alájí babawa matthew àwọn ni wọ́n ti gbogbo sẹ́yì àwọn náà sì ni mọ́mù bí ọlọ́mọ kan yín lábùkù ọ ọlọ́mọ dojú tì yín ọ ládùn ayọ́ máa gbà ẹ̀tẹ́ yìí náà dáwọ́lẹ̀ ọlọ́njọ́ yọrí àbá mc wọ́n ẹ̀sẹ̀ máa lónìí dáadáa ni bàbá tó bí wọn ẹni ọlọ́run ni tẹ́bà ti jí lásùbà báyìí wọ́n sàdúrà wọ́n dákọ̀ àfá amẹ́ríkà ti kọ̀ọ̀kan wọ́n wà dó lórí tèmi wọ́n sàdúwà fún àwọn ìmọ́mù ọ̀rẹ́ tòrò bẹ́ẹ̀ wá ní gbogbo wọn náà rí àti mórí ẹ̀gbọ́n rẹ̀ náà bá burú tí àgbọ́n mórí mórílẹ̀gbọ́n tọ̀ àti àfá Musa ogun abẹ́ẹ̀bẹ́ lọ ọlọ́jẹ́lá albarka wọ́n wá bẹ̀rẹ̀ sí kọkọ̀ síta kan lẹ́ẹ̀kan mo gbádùn ọ̀rọ̀ a máa dọ̀nà ọlọ́run sàlẹ́fà lọ́rẹ́kà rẹ̀ ọlọ́run sàlẹ́fà lọ́rẹ́kà rẹ̀ tó kárí gbogbo àwọn tó wá nílẹ̀ kan wọ́n ti lọ Tàgání Anamini àfá Ibrahimi àti àfá iyọ̀ àbígini Kamali ṣúgá àti iyọ̀ àtóyìn gbogbo ẹlọ́run fàlbárkà sí àfá Abdullahi òun lọ Amẹ́ríkà lé ní ẹran jogun ẹ̀rọ àdá Nàìjíríà ọ̀dọ́ rẹ̀ ọlọ́run àwọn kan ti dìbò wọn ìdìbò wọ́n ti ń para wọn wọ́n yìnbọn pẹ̀lú kan lókì ìdìbò fún lágbàjá tó bá dìbò fún nǹkan sí ọgbà mọ́tù láti wá pé á dìbò àfi pè ìpínlẹ̀ yìí bàbá ṣẹ̀rí pé àwọn ilé yìí àti káwà náà mọ́ ọ̀bẹ̀ lóhun ẹ má fi ṣeré o ẹ má fi ṣeré ẹlòmí ò ní pín kọ́bọ̀ kò ní pín tọ́rọ yóò pín rí wúmbẹ̀ ọlọ́mọjà pín rí wúmbẹ̀ wọ́n yí wọ́n tún ti yẹ ìbò náà sọ́la ètè tí wọ́n fẹ́ dáa àmọ̀ ìyàmbá tí kan wọ́n bí gan irú jíìnì wo ni tẹ̀wé Nàìjíríà yìí ọlọ́mọ tànú wá o ẹ̀ta mí o ọlọ́mọ fi wá ṣe àkàbásùn pìdáì ìrúbọ ìdìbò ọlọ́mọ ìrúbọ ìdìbò ọlọ́mọ fi wá ṣe o ẹni bí ẹ̀sọ́ kí bismillah rahman rahim bismillah rahman rahim bismillah bismillah الرحمن الرحمن الرحيم الرحيم بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم الرحيم بسم الله بسم الله كان كان الرحمن الرحمن يكون يكون الرحيم الرحيم كن فيكون كن فيكون بسم الله بسم الله كان كان الرحمن الرحمن يكون يكون الرحيم الرحيم كن فيكون كن فيكون وكتاوي bàbá kan ni wọ́n bá mi pàdé ọmọ wọ́n rí wọ́n aláwọn kúrò àbáyé ọlọ́wọ́ ọmọkùn lórí ilẹ̀ mọ̀ bí wọ́n wà sí ọgbúrò rẹ̀ púpọ̀ àwọn sí ní kásẹ̀tì ah, àwọn àgbàlagbà ní mọ́ sọ̀rọ̀ báyìí wọ́n ààrẹ máa rí kékeré ah, ní ọ́ àwọn bàbá tálẹ̀ kan pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run ọjọ́rọ̀ ọ̀tọ̀ ọlọ́run jẹ́ nàìjíríà ọ̀tọ̀ ọlọ́run jẹ́ ilé ọ̀tọ̀ ọlọ́run jẹ́ ayé ọ̀tọ̀ ọlọ́run jẹ́ ọ̀run ọ̀tọ̀ yọ bá kù sí fẹ́nu kọ̀kan ọlọ́run tó sí alájá kájọ wípa ikú pé bismillahi kana bismillahi kana arrahmani yakunu arrahmani yakunu arrahimi kun arrahimi kun fayakun fayakun fayakun fayakun fayakun fayakun alfatiha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 àti gbogbo àwọn mẹ́fẹ́ ta lẹ́sọ̀ sí láti sàdọ́ àfún بسم الله يقول هو الله بسم الله الرحمن الرحيم الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يولد ووالد وما ولد نبات فأفى آدم أفى منتظر الذي أفى الرفيق ابن مفيسة لقنا لبني كان طرفه ọlọ́mà fún ọ ní àlùbáríkà ọmọ fún ọlọ́mà àlùbáríkà kọmọ̀ jù ọpẹ́ ní kíákíá lára àwọn ìyàwó wọn aládábìlẹ́dọ̀ ọlọ́run bismillahir rahmanir rahim ووالد وما ولد ووالد وما ولد ووالد وما ولد ووالد وما ولد ووالد وما ولد ووالد وما ولد ووالد وما ولد ووالد وما ولد ووالد وما ولد ووالد وما ولد ووالد وما ولد ووالد وما ولد ووالد وما ولد ووالد وما ولد ووالد وما ولد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين àwọn tó bímọ tó mú padà ọlọ́run bá fún ọlọ́run àbí àwọn tó ń lóyìn ọlọ́run bá sọ ọlọ́run agbóhun ya kágbóhun kágbóhun bàbá kágbóhun jẹmọ́ àdúgbò orí nàbí iná tẹ̀yìnáka Bismillahirrahmanirrahim iná àfẹ́yìnà kan ó sá ìmọ́rùn náà ti sàdúwà tẹ́lẹ̀ ẹ̀yẹ́ sàdúwà bàbá ní wọ́n sàdì ẹnìkan mẹ́rin méjì ta ní sàdúwà sàdúwà ẹ̀rọ sí ìlọ́mọ sí ọ̀pá mi kí ni ó sàkán wà mẹ́rin ẹ̀yà kí ni ó sàkán sàdúwà